بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ inna alimun khabir. ètò wọ́pọ̀ wa lẹ́nu náà ni pé a kìí ṣe jòkó kìtìbà hmm. a kìí ṣe jòkó ìbánisọ̀rọ̀ <laughs> àwa tí a tí a ṣẹ̀ṣẹ̀ dé ìlàgbé wá hmm. nígbàtà kàtí àkàn tàwa gbà àgbà lérè pé ilé náà bẹnu tí a ẹ ti fìlè dẹ́bi pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n níyàwó ṣáájú irú àwa yìí àtàwọn ẹgbẹ́ wa náà tí sáwà ìsìlámíyà ọ̀pá tí wọ́n gbábẹ̀ kọjá wọ́n ní jókó ṣítíbà ìjókó gbóbìnrin sọ̀rọ̀ àbíbọ́kùnrin sọ̀rọ̀ wọ́n ní wọ́n ṣe ẹlòmí ń bẹ wọ́n pàdé prógámù ni ìnáró náà ní ẹjú ara wọn <laughs> ẹlòmí ọ̀rẹ́ ló ń túdẹ̀ sí mo fẹ́ kọ̀ wá fẹ́ rí sí hmm. mo ti bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ti bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ mo ti parí iṣẹ́ bọ̀dá mi mo fẹ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ mi ṣẹ̀rífá mo ti bá sóyí ti gbà ẹ̀gá sọ pé ẹ̀kọ́ máa wà ẹ̀gá sọ pé Ibrahim bó ni ó jẹ́ níyàwó nítorí jẹ́ ọmọ ọ̀rẹ́ mi kan ní ọlọ́fẹ́ ọ̀rẹ́ mi tó wà ní òkè odò ẹbá sọ̀rọ̀ tẹ́ ìbàdàn ọmọ náà jẹ́ ṣùgbọ́n jòkó tá a máa ṣe tó gbajúmọ̀ jù ìjókòó mọ̀ mímọ̀ ẹ́ ìjókòó kí ni ìjókòó mọ̀ mímọ̀ ẹ́ wọ́n ní àwọn ọkọ̀ ràṣídá ń bọ̀ níjọ́ Sunday o láàgùn mẹ́wàá ní ọmọ èèyàn mélòó ló ń bọ̀ wọ́n ní wá tó méjìlá abẹ́kọ́ ni bẹ́ẹ̀ni àwọn ẹbí ràṣílá náà ti sọ fún gbogbo àwọn èèyàn pé tó wọ́n fẹ́ wá mọ̀ ràṣílá lè ní o abẹ́kọ́ ni bẹ́ẹ̀ni wọ́n bọ̀ amọ̀wà lè ní o níjọ́ wọn á tó fi kún ìdána ọgbọ́ ni wọ́n tún fi ìdána kún dána kún ó kó àwọn ẹrù kan wá ẹrù dána nù àdùgbòkú lẹ́yìn ìgbà láwà takókò yìí lẹ́yìn láti kẹ́ni láwà takókò yìí bá takókò yìí tán ìta bá sáábà tó pọ̀ jù ó náà ni pé bá jẹ́ ẹ̀ wọ́n pa jíza ákìlù pọ̀ mọ́ wàlímọ́tò nìkan wọ́n sì pé wọ́n kó pọ̀ ìyẹn lọ́kọ́ mọ́ jùlọ àṣà nígbà táwọn ọ̀dọ́ dé náà gbà á lè yà lọ́tọ̀ọ̀tọ̀ a lè jókòó ìbánisọ̀rọ̀ lọ́tọ̀ a lè jókòó mọ̀mẹ́ lọ́tọ̀ a lè jókòó ákìlù lọ́tọ̀ a lè jókòó wàlímà lọ́tọ̀ yẹn ni wọ́n máa dariwo lẹ́nìí iná ni a ń bà wọn sí wọ́n ni wọ́n ń wọn sí kílọ́kàn bídíà kílọ́kàn ń kí ni bídíà gbà wọnú eléyìí gbogbo gbogbo ẹ̀ ló wà ọ̀fẹ́ sọ́tọ̀ mélòó náà pé mẹ́rin ìnáwó ní ọ̀nẹ́ bẹ́ẹ̀ ni ìnáwó mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀fẹ́ pa mẹ́ta pọ̀ ìnáwó ṣe kí ni ìnáwó di méjì ìkan adádúró mẹ́ta yòókù yóò papọ̀ ìnáwó dínkù àbí ó dínkù ó dínkù ó fẹ́ gba mẹ́ta papọ̀ ìnáwó dínkù àbí ó dínkù ó dínkù káwá dé bí kan gbé pé jíjẹ tààrù làwá ṣe bá sáyéèdì ká débì kan ká sọ pé mọ̀mí mọ̀ ẹ̀ làwá ṣe o táwa ń sọ fún àwọn òbí ọmọ tí wọ́n kéwú Allah afilárúbáwá tàwọn jẹ pẹ́kẹ̀ ìjókòó tè ní yorùbá ń pè ní màmí mẹ́ yorùbá ní pè ní màmí mẹ́ olóyìnbó ń pè ní introduction introduction olóyìnbó ń pè islam ń pè ní akidu ṣùgbọ́n islam ń pè ní akidu fọ́mà náà ènìyàn jìbìtì pàmbélé Allahu Akbar kàdá ẹ̀tànjẹ́ ọ̀gánà àbá mi ní ìbàdàn wọ́n sọ tàkà fún mi lọ́mọ lọ́rọ̀ ẹ̀mí wọn àmín wọ́n náà wá bàbá yẹn inú àwọn tí wọ́n máa ń kírun lẹ́yìn àwọn ni ó wá ní àwọn ẹbí ọkọ ọmọ òun fẹ́ wá mọ àwọn eléni òun fẹ́ ká wá ń kalẹ̀ bí àgbà náà wá jókòó làwọn ní wọ́n bẹ̀rẹ̀ ní bá tó bí mo ṣe tó yìí wípé àwọn yorùbá ni wọ́n ń pè ní mọ̀mí mọ̀ ẹ̀ olóyìnbó ń pè ní introduction ṣùgbọ́n ní larubawa. akídù náà ń pè wọ́n náà ní àsàlátù fún sí ọlọ́run sallallahu alaihi wasallam ẹ̀yẹ bí ìyàwó ṣé ẹgbọ́n táwọn ẹbí ọkọ sọ ìjọ hmm. ń sọ ní wípé ìjókòó tè ní táa bá ti ṣe tán ọmọ yìí ti dìyàwó wọn ọ̀bá rárá o hmm. yẹ́yẹ̀wó náà rárá o mú wá mọ̀ wá ní o wọ́n ti tí ẹ ń wí fún yí nìkan tó pò ń o bá sì wọ́n ṣe túnú nítorí àwọn ìjọ sọ pé òní na fẹ́ takókò yìí àṣẹ lábáálẹ̀ lòun wa ọlọ́run lọ́mọ tí máa mú wà lù án jìbìtì lọ́nu Allahu Akbar ẹnìkan bẹ pòfẹ́sọ̀ ni ó súnmọ́ mi gan OAU lọ́mọdé ti jáde bí a fẹ́ ọmọ ẹ̀rùn Allah kò ju oṣù méjì lọ lẹ́yìn ìgbà tí a ṣe yẹn bọ́mọ́ lóyún nù bàbá yẹn fẹ́ dákú Allahu Akbar ó pé ọmọ ẹ̀ ní bóòlù ṣe lójú tì mí báyìí Allahu yẹn wá pé ó ní imam a rò pé ẹ̀yin ló ń tẹ̀lé ìmúra táwọn ọmọ ìmúra ló ń múra àmọ́ ni akànjọra wa ní ayàtọ̀ Allah a lè jọra múra lè jọra nínú gbọ̀n a lè jọra ní kí kòsò má balẹ̀ ṣùgbọ́n tí ń bẹ kádùkú àti ń ọmọ bàbá yẹn tó kún làpọ̀ bí ọmọ rẹ̀ hmm. tó náà sẹ̀yẹ bàbá asàlẹ̀kú ní àà fẹ́ pé jọ sọ ni. àbá ti sọ fún tó lè ṣẹlẹ̀ ẹ̀sọ́pọ̀ ìfẹ́ lọ́kọ̀ báyẹ̀ sọ mara tó ẹ̀sọ́pọ̀ fẹ́ lọ́kọ̀ àbá ìta yí a ṣe ń ṣe tí dímọ̀ sí sọ̀rọ̀ ìgbàbá yẹn bí máa bà ní jẹ́dẹ̀ Allahu Akbar ọmọ tó ń tọ́ tó jáde yunifásitì tó ń fẹ́ sí ẹ̀yẹ fún Allahu Akbar tó wá máa sọ pé ọmọ àwọn tó lóyún ìgì tó wọ́n fọwọ́ sí o ń gbà pé kí wọ́n fẹ́ra wọn àwọn àtàkọ́kọ́ yìí pé ọlọ́ọ̀bá tó dáun tó lẹ́lẹ́rìí wọ́n jàmbá hun ni a máa bẹ bàbá ibẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ kó tó forí jọmọ yẹn Allah ṣe wà rẹ̀ nìyẹn yóò bá ní sàn láàrin ajínmí ní pẹ́kọ́rọ́ ẹ̀sìn wọ́n ọ̀fẹ́ tàn jẹ́ ẹyẹ bà ẹ̀sìn lójú jẹ́ ìwà mọ̀dàrúdù yẹn ìwà jàmbá nìyẹn tẹ́ bá ń húrú ẹ̀ lọ jáwọ́ bẹ̀ khiyana khadaa ìjàmbá ni ìtànjẹ ni súra rẹ̀ kọ́lẹ̀ ń sọ sílá píkṣọ́ rẹ̀ kọ́lẹ̀ ń fún sílámù yẹn tí ọmọ bá ti rẹ̀ tó bá sọ̀rọ̀ pé mọ̀ fẹ́fẹ́ lóbìnrin ó ìlọ máa súlẹ̀ ọgbọ́n tọ́mọ bá ti rẹ̀ tó fẹ́fẹ́ ọ̀bí ti fọwọ́ sí pé kó máa súnlẹ̀ ẹ̀ akambẹ́nu àwọn ìwẹ́ yọmọ mú travel ọgbọ́ni wọ́n jọ máa travel wọ́n jọ máa ya fọ́tò wọ́n jọ máa ya fọ́tò wọ́n jọ máa dìmọ́ra wọn wọ́n jọ máa dìmọ́ra wọn kó dáadáa ló ní kó tó dọjọ́ akídù tí wọ́n ti yàwó tí wọ́n dìmọ́ra wọn tí wọ́n so mẹ́nu ọ̀nà tí wọ́n lẹ̀ mọ́nà náà gbé àwọ́ ẹ̀rì nígbà tó ti rẹ́ni tó fẹ́ fẹ́ kí wọ́n ló túkù àmì sí lé kókókó hmm. wọn ni jọmọ́ jáde wọ́n sí kíní wọ́n ní jẹ́ kọmọ yẹn jáde kódà wọ́n ní jẹ́ ǹdọ́lùm fẹ́fẹ́ kó rí wọ́n ní wọ́n oh, kò sáyẹ̀ òní rí báyìí aláti kẹ́kọ̀ọ́ aláti kẹ́kọ̀ọ́ ẹ̀ aláti ní jẹ́gbẹ́ni wasatiya ìwọ̀n tí wọ́n sí wakadhalika ja'alnakum ummatan wasatan litakunu nas wa yakuna ar-rasulu ṣẹ̀hídá ọbẹ̀ lásí ní ìjọ wọn tó wọ́n sí ìjọ balance àgbọ́dọ̀ dẹwọ́jú àgbọ́dọ̀ fúnlẹ̀ mọ́ torí díẹ̀ ẹni ọfẹ́ bóbin sọ̀rọ̀ tó mọ́ fẹ́ fẹ́ akọ̀lẹ́kọ̀ọ́ obìnrin fẹ́ bá sọ̀rọ̀ tó ló fẹ́ fẹ́yàn akọ̀nà lẹ́kọ̀ọ́ náà waqad tanashsha'a 'alaqat ijtima'iyya báyìí nílẹ̀ kọ́ ti báyìí ní fi àdíhìlì fàtàrà wọ́n tó rí pé ní àsìkò yìí o náà ni àsìkò máa ń ṣẹlẹ̀ láàrin ẹni ó fẹ́ fẹ́ra wọn àsìkò àwùjọ ìyẹn náà pè ní social interaction gbà tó máa ń ṣẹlẹ̀ nìyẹn tẹ̀tùl àwọ̀tẹ́kùsù àwọn níwọ̀n bá ó sì lè pọ̀ ó sì lè gùn ó lè kéré wàhálìhìrì àlàkọ́tìlà búdà láhàmí tẹ̀ṣírí torí díẹ̀ ọ̀ràn yẹn ní fún àwádá jẹ́ òbí tí a fẹ́ kí ọmọ wa lọ́kọ tá a fẹ́ kọmọ wa níyàwó ka kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn kí kila yẹ jẹ́ àsìkò láàrin ọmọ wa jájọ fẹ́fẹ́ ra wọn wọ́n lọ́rùn ẹ̀ ní agbóòrúfin ẹ̀sìn حتى يحميها من الخطأ والإنسان والإنسان torí pé ìyẹn ni ò ní jẹ́ kí àṣepọ̀ yìí tí bẹ láàrin àwọn méjèèjì kó sínú ewu tàbí inú aburú níbẹ̀lẹ́ ti rí nígbàtà ìbákọ́ alẹ́kọ́ wọ́n bá débi pé òjijì wọ́n kọ̀ fúnra wọn lóyún ni Allahu Akbar ní wà máa wulẹ̀ àṣìdá ó ma ojú ẹ̀ máa rí bákan ṣe èsì pé olóyún mi wà láì aláṣẹ mi olóyún mi olóyún wà láì mi olóyún ó ṣe rí lẹ́bàá tí àwọn òbí ọmọ foríkorí wọ́n ní ẹjẹ́ bọ́ lọ sí test hmm. ẹjẹ́ bọ́ lọ sí test pregnancy test gbọ́n bá dé wọn náà wà positive bàtán bá máa fi dé wọ́n ní result positive níwà máa wọlé níwà sẹ́kùn ìbò ló lóyún ni a ní fi à ń sí mi náà ni ọ̀rẹ́ ọkọ̀ àfẹ́sọ́nà mi náà ni oná ló wá ń díẹ̀ sí ń gáré nu Allah ìbàjẹ́ ìbàjẹ́ tí o má bá ti bẹ̀ tí o bá ti bẹ̀ bí ma ó kọ ọmọ ẹni wálàdù zina Allah wọ́ládù zina wọ́ládù zina ọmọ ṣìnà ọmọ àlè Allahu Akbar wá fi ọmọ àlè bẹ̀rẹ̀ ìgbésí ayé ìrẹ́ ọmọ mùsùlùmí mm-hmm. ìrẹ́ ọmọ mùsùlùmí lọ́kùnrin ó fi ọmọ àlè bẹ̀rẹ̀ ìgbésí ayé ìrẹ́ ọmọ mùsùlùmí ó fi ọmọ àlè bẹ̀rẹ̀ ìgbésí ayé àádà àì àádà àà àlébù ni aburú gbáà ni wọ́n tó rí pé lè ní tàbá wá wásìkò wáyé lórí pé a ní àfẹ́sọ́nà abára ẹni sọ̀rọ̀ mọ́ fẹ́fẹ́ yìí ó ti wá di pé àwọn ọmọ wa lọ́kùnrin lóbìnrin ọ̀làjú àwọn ọ̀tá Islam ní ọ̀làjú wọn nìsìn gbogbo aburú yẹn ọmọ ìjọ rìnrìn káàkiri káàkiri wọ́n ma sẹ́ sẹ́ndì ìwòwò píkṣọ̀ wọn síra wọn ọmọ ayà rẹ̀ ní òwò ọmọbìnrin a sẹ́ndì sáfẹ́sọ́nà rẹ̀ àfẹ́sọ́nà ayà òwò a sẹ́ndì náà sí lóṣìṣẹ́ àwọn agbúgbà ẹ̀rì wọ́n lè torí pẹ́lẹ́ ní ìlànà tí ọba ti Islam mọ̀ yìí àwọn ọ̀tá Islam àwọn West lọ́dọ̀ tí wọ́n wọ́n gbà láàyè yí pé béèyàn bá tó pé àbẹ́sọ́nà mi rèé ayé ti gbà á ń yẹ̀ tẹ́kìyà bí ha kó ma pàdé gbogbogbà ọgbọ́ni wọ́n jẹ mọ́ pàdé gbogbogbà wọ́n yóò aṣíra ha kẹjọ mọ̀ rùmá sára wọn wọ́n lè fún ní kíṣìn tó mọ̀ kí sára wọn tó mọ̀ dìmára wọn tí ó lẹ́nu àlà wa yusafira maha tí wọ́n jọ máa rìn àjò wọ́n lè jọ kú olépo wọ́n jọ lọ Kánò ó jókòó sẹ́gbẹ̀ ara báyìí wọ́n máa tó ẹ̀rẹ̀ wa yasahar wa yasmur maha tí wọ́n máa sáì ó jọ síkẹ́ ní wọ́n jọ máa ṣàyẹ̀ lábí ọjọ́ jókòó tira wọn ni wọ́n pàdé wọ́n lè jọ lọ ilé ìgbafẹ́rẹ́ wọ́n gbé nìkan ní àdáhìt garden àwọn ìlú àwọn advanced country tó gbé lálẹ́ báyìí tó bá lọ Saudi ọ̀rọ̀ Sudan ọ̀rọ̀ Cairo Ata àtàwọn ìlú lálálálá ọ̀rọ̀ Kuwait gbogbo àdọwà lamẹ́ríkà Paris New York bẹ́ẹ̀ ni tó pé láwọn àdúgbò kan tí wọ́n ṣe fún ìgbafẹ́ wọ́n àjò lọ́bẹ̀ láti aago méje alẹ́ wọ́n ó kó mẹ́ ní aago márùn-ún àárọ̀ fíánṣẹ́ náà ni àfẹ́sọ́nà rẹ̀ ni ẹ̀ ẹ̀ ẹ̀lá àgbà نعم فلا يتورع هذا الخاتب المسلم من القيام بكل ذلك بداعي التكليف إذا وابرونا لين نبي àwọn ọmọ mùsùlùmí tí wọ́n bí léèrè tí wọ́n rèrè ìgbàna bá wá ní ìrúdánà bá wá lábẹ̀sọ́nà báyìí ọkùnrin mùsùlùmí tó náà lẹ́ tó bá sọ̀rọ̀ báyìí òun náà wà ní sá yóò wà rí ní pé ó wà nọ́mà náà látara àkọ́sẹ̀ àwọn ẹni bí kò mọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin al-khatib muslim hmm. olùbánisọ̀rọ̀ pé mọ̀ bẹ́ fẹ́ tó jẹ́ musulmi wal-makhatuba al-muslima àtọmọ̀bìnrin náà dáa bá sọ̀rọ̀ pa bẹ́ fẹ́ tó jẹ́ musulmi ó yàtọ̀ èyí sí sẹ́gùn ẹ̀ntọ́fẹ́ ní anta ibrahim hiya ruqayya ibrahim ni wọ́ ruqayya lóhun ìrìnkúrin táwọn yẹn rìn èyàn gbọ́dọ̀ ní ẹ̀rì ومنهم ومنهم من يندفع لتقليده جاهلا امر دي امر دينه امر دينه wọ́n ní bẹ́ẹ̀ ní wọ́n nígbà àwọn èèyàn ọmọ ìdá ń sọ yìí wọ́n máa ń ìkùpọ̀lúwọ́ ló dáṣe tó pé wọn mẹ́sìn wọn wọn kẹ́sí wọn fẹ́ níbi tá gbọ́dọ̀ sí dáwòrò dáwòrò lè àbá wọlùmọ̀hát róòtọ́ ikáwọn òbí bàbá àti àplé nìyẹn wọ́n dáwòrò ulama wọlùmùrùsìdí òkìlátọ́ ikáwọn àfá àwọn atọ́nisọ́nà àwọn ship missioner àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ láwọn imams ó tẹ́ kí wọ́n ṣe nìyẹn kí wọ́n darí àwọn ọmọ ìpẹ́ kò bá lánàá sí ti wá mọ̀ wa minhum man ghalabatuhu alayhi shahawatuhu faba'uda an dinihi ìbẹ́nu àwọn ọmọ ń sọ yìí tó yẹ pé adùn ara lọ́jẹ gàbálẹ̀ lórí tó fi jìnà sẹ́sìn lẹ́àbìlì kìtìbà nítorí díẹ̀ kọgbọ́ jó wọn àjòjì síwá tàà bá rí ma mùsùlùmí ní tó lè yí pé ọ̀nà tí àwọn tí èsẹ mùsùlùmí ń lò láti bá obìnrin sọ̀rọ̀ irú gbẹ̀sẹ̀lá náà gbé tí ó bá ìlànà ẹ̀sìn wa mú lórúkọ àmbá rẹ̀ ní sọ̀rọ̀ fàmínúhùn fàmínúhùn man yazunnu anna al-khitbata in hiya illa aqd aw shibha al-aqd ẹgbẹ́ náà mùsùlùmí ní àrò yí pé ìbára ẹni sọ̀rọ̀ yìí kí ló tún kó akílù náà ni àbọ́jọ́ akílù ẹ ma gbọ́ngbà mi bẹ̀ a ti bí bàbá ti mọ̀ mí bàbá bàbá rasídá mọ̀ mí náà o ìyá ẹ̀ náà mọ̀ mí razana ní à nílé àwọn sọ́ọ̀líù wọ́n ti mọ̀ mí bẹ̀ bàbá ẹ̀ mọ̀ mí èyí ò ṣe ìyàwó tí ìdíyàwó kò tí ìdọ́kọ̀ wọ́n lẹ́nu mi rò bẹ́ẹ̀ náà mùsùlùmí yubahu fihi lil khatibaini an yatamatta'a ma sha'at laha al-mut'a ma ṣáàtì láhùmá alìmọ̀ta ma ṣáàtì láhùmá alìmọ̀ta wọ́n gbà pàá lè gbádùn pẹ̀lú ara wọn fẹ́ gbádùn pẹ̀lú ara wọn nígbà mẹ́ wọn lè jọ lọ́gbà hotel wọ́n ní abẹ́sí weekend agbà <laughs> pé wọ́n lè gbádùn bọ́wá sí lára rẹ̀ wọ́n yẹ́lẹ̀ hawa tójú bàjẹ́ tó báyìí ni pé ọmọ mùsùlọ́kùnrin lóbìnrin wọ́n ti jìnà sí ẹ̀sìn wọn ti fẹ́tẹ̀fẹ́ wa ma'rifati qawa'idihi wa ahkamihi wọ́n ti jìnà sí principle islam gbogbo islam wọ́n ti jìnà sí nẹ́bìnrin nìkúrì yìí wa hadhihi fatra àsìkò bára ẹni sọ̀rọ̀ yìí o la yumkin tahdiduha bi waqtin mu'ayyan aw bi zamanin mu'ayyan aw bi zamanin mu'ayyan lórí díẹ̀ pírọ̀dù pé kí ni duration táàfi bó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tí ó fi sípa sákìdù kò sí àsìkò kan pàtó fún ó lè gùn ó lè kúrú ó lè kíni ó lè gùn ó sì lè kúrú ṣùgbọ́n ìtọ́ dáa jù oníkàmájì ogun lọ títí yìí tó fi ń dáa jù kó mọ́ gùn lọ títí yóò bá ń dáa bá pẹ́ lórí mi èsìkésin yóò bá bẹ́ẹ̀ ojú tó bá jílẹ̀ ní rúrẹ́ sọ tó gbé ọkùnrin àtóbìnrin bí magnet ni bí kíni bí magnet pẹ̀lú orí tútù tí bí magnet bá ti rí ojú kí ló ṣe yóò fà á àgbọ̀ jẹ́ kí ló ṣe pé àdísì ànábì sálá tó bá wọn ọ̀dọ́ sọ̀rọ̀ tí wọ́n sọ Bukhari abúlé mọ́nà sọ̀dọ́gbà wa ya ma'ashara shabab man istata minkum al-ba'a falyatazawwaj ẹn bá lágbánú ikú ẹni ọba lágbánú kó fẹ́yàwó gbogbo kí ọkọ tó fẹ́ fẹ́yàwó kó ti rẹ́dì yàwó tó fẹ́ lọ kó ti rẹ́dì kí wá lẹ́wàá rí inú àdánwò lé ọmọ wa ọkùnrin orí àdínmọ́sí university ọ ní 100 ọmọbìnrin náà débẹ̀ onáwọ́ná lẹ́wù ní ọba bẹ̀rẹ̀ ti gbọ́n fẹ́ra wọn sẹ́ pé ìrìnàjò kékeré kọ́hùn 100 hmm. level at 100 level ní Nàìjíríà yìí year one year one láyé strike Allahu Akbar tẹ́yìn o èyàn máa wọ rásì ní ọmọ ìgbàjọ́ parí Allahu Akbar <laughs> Nàìjíríà wà pé èyàn ò lè jókòó wáyé yọ ọdún báyìí ní wọ́n pa yunifásitì àti ọba private lọ́lọ́kù Allahu Akbar atena méje àti lodo mọ́kànlá Allah olodo ọlọ́dún méje tó fẹ́ parí pẹ́ntìkiri ẹ̀rì kọ́mọ wá sọ pé láti ọ̀dá level ló ti gbé mọ ẹni tí mo fẹ́ fẹ́ sọ́yà lọ́kùnrin àtòbìnrin kò sí yọ́ àfẹ́tì ẹ̀kọ́ wọn lẹ́rọ ọmọ mi ń bẹ abẹ́rẹ̀ pẹ̀lú first class kí ló bá jáde third class third class lower ló bá jáde ìkó ọ̀rọ̀ ìyàwó sẹ́mi ni ìkó ọ̀rọ̀ ọkọ sẹ́mi ni oníkọ́gbà kò ní kọ́gbà jùmọ̀ yọ́ máa ronú ọkọ yọ́ máa ronú ìyàwó tó bá ti wọ́ ẹ̀kọ́ ni wọ́rí má tí ó tó wá láàlá wọ́n ti pé torí pé in ìfẹ́ ọ̀rọ̀ kábáyẹni sọ̀rọ̀ lẹ́ẹ̀ pípa fẹ́ra ẹni o náà ní láti fi wádìí kó tó di pé àṣepọ̀ tọkọláya akùdóde kí ọkọ àti ìyàwó ọkùnrin kan fi wádìí ara wọn dáadáa kó lè bá àmọ́ta lọ́fẹ́fẹ́ yẹ̀tàrà kullu minhuma ala khuluqin kí ní ṣe rẹ̀ kí ni ìmọ̀ rẹ̀ kí lọ́la ju ẹ̀. wàkàdálíkà ṣàrọ̀ òhu wàmàkánuhu alìṣìmáì wàkúlùmáyà tààlà bì. a tún máa jẹ́ àǹfààní láti lè mọ̀ bó ní ẹ̀dá abẹ́fẹ́ sí olówó ni kí ni ipò láwùjọ àtàn fámìlì ẹ̀ kí ni wọn láwùjọ àti wọn tuntun kò mọ́ ولهذا كله ولهذا كله رأيت أن هذا الموضوع موضوع مهم torí díẹ̀ ló ti pé àfírí pé tọ́pìkì tí a gbẹ́nu lé yìí tánà bá wo àwọn ọ̀dá àti sọ́bà máa rí pé kò kéré rárá ìdánilẹ́kọ̀ọ́ tó ṣe pàtàkì ni jẹ̀dírùn bí dárí sí wọlé báhás táà ti gbọ́dọ̀ wájẹ́ dáadáa ọkọ̀ dáadáa gbọ́síwádìí wọlé art wọlé art kásìkò iṣẹ́ lọ́rọ̀ afẹ́fẹ́rẹ́ ni káwàájí ẹ̀ nínú àwọn àpìlẹ̀ islamu john kọ̀díma filifiki islami agaganu fiki islami bó olú sí wà ń john látàyà ní muhammad sallallahu alaihi wasallam tó bá di tó ti fẹ́ jù tán ní sí hmm. agbọ́ padà sí pìlẹ̀ wàhàrísà máa mọ̀rọ̀ àti tagayyurat al'asuriya lẹ́yìn náà a ma lásìlé ti ti jọun àti sin papọ̀ tí ò fi ní takora wọn àwọn development àwọn tagayorat àwọn changes tó dé bá àwọn nǹkan wọ̀nyí báwo láàṣẹ so ìpìlẹ̀ mọ́ ètò dé o ní pé bóò láàṣẹ rántí àná táàsì gbàgbé òní bóò náà ṣe ń ṣe lánàá òní tó tún wá kún yìí àwọn nǹkan tó kún yìí a máa fojú ìsìlámù wò ilé ìjà tó fi kún yìí ojú islam ń bẹ ilé ìjà tó fi kún yìí ojú islam ń bẹ àwọn ọdún kan bẹ nísì bí yàn bá ti fọnú sẹ́ńkù mọ́ fẹ́ fẹ́ tó bá ti lè gbà yóò gba òka yóò gba òka wọ́n pè ní khatimul khitba khatimul khitba kò ká pé kò ká pé mo kọnu sí ẹ pé mo fẹ́ fẹ́ mo pa àlèlé ẹ mo ti pa àlèlé ẹ lóògùn èrè àfẹ́lómi Allah abásáyìn lóògùn èrè àfẹ́lómi

àwọn ìlú kan ń bẹ bó bá dé irú Cairo nìsìn àbúdé Saudi Arabia tó mọ̀ pé lágbàjá ìjìnlẹ̀ tó ń fẹ́ lágbàjá kí ni ti lẹ́ni tó ń fẹ́ kí ni bájọ àwọn àfáà lé lórí kí ni gbogbo ilé lábẹ̀rẹ̀ pé wàlẹ̀ àrùdìláhù bí ustúbí kọ̀ríbi mímọ̀tanáwìlì nas wà musmihim torí dé ọ̀nà tá a náà ni pé àwọn ọ̀nà tí ó gbà rọ̀ wá lọ́rùn tí ó súnmọ́ wá tó sí tó yí pé yóò rọ ẹni tí bá ń gbọ́ ààrẹ lọ́lọ́rùn tí john pẹ̀lú tòní a lè rọ ní ọrùn pẹ̀lú lọ́dọ̀ ọlọ́run ìjádùn sí ní ẹ̀ní rẹ̀ lórí pé a fẹ́ bẹ̀rẹ̀ marhalatul khitba wa ahkamiha marhalatul khitba wa ahkamiha stéèjì ká kọlu sọlẹ̀ ní gbogbo fẹ́fẹ́ àti àwọn àdájọ́ Islam tó rò pọ̀ mọ́ a rí pé ẹ̀sìn wẹ̀sìn gbogbo rò ní ọ̀rọ̀ kìtìbà là ń sọ yẹn o toasting nílànà ẹ̀sìn wa yàtọ̀ sí ìtaari yìí gbogbo ń ta gọ́ọ̀fà ayélẹ̀ kọ́ àwọn ọmọ wa rẹ̀ ó bímọ ọkùnrin ó bímọ obìnrin ìnáwó rọ̀ bẹ́ẹ̀ sí gẹ́gẹ́ bí òbí bá fẹ́ fẹ́ yàwó bá fẹ́ lọ́kọ̀ọ́ àwọn náà tàà já bá lè kéwú tọ́mọ̀ wọn kọ́ kí lọ́dọ̀ wa ìnáwó la fẹ́ ṣe fún wọn ọmọbìnrin tí ń kọ́kọ́ lọ́dọ̀ wa ọmọkùnrin tí ń kọ́kọ́ lọ́dọ̀ wa ó bá fẹ́ lọ́kọ bá fẹ́ níyàwó kí làwọn ìgbésẹ̀ rẹ̀ tó gbé àwọn afẹ́ gbé àwọn mẹ́mbà wa àwọn jàmá wa àwọn ọmọ wọn lọ́kùnrin lóbìnrin tí wọ́n fẹ́ lọ́kọ tí wọ́n fẹ́ níyàwó bí tó lẹ́ka gbé gbogbo ilé àbá mọ́sálásí àwọn jàmá wa jẹ́ wá ń kírun lọ́dọ̀ wa ìyẹn ni máa ń bí jẹ́ ń single seminar single single seminar kò tí ìníyàwó kò tí ìlọ́kọ ẹjẹ́ àkọlẹ́kọ̀ kò tí ìníyàwó kò tí ìlẹ́kọ ẹjẹ́ àkọlẹ́kọ̀ kó o ní àṣẹ́sẹ̀sà kọ ìrẹsẹ̀sẹ̀sẹ̀ ìyàwó kó o láàṣẹ kọ́nṣẹ́ ní gbogbo fẹ́fẹ́ tí ó fi jẹ́ kẹ́tìbàtún islamiyatun sahihatun bá ń sọ̀rọ̀ tó bá ìsìláàmù mú tó lálàáfíà ìta àṣírí náà àti la àjọsọ lálàáfíà kàmọ́ra سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب la الله لا la ilaha illallah.